الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فو الله سبحانه وتعالى أترى لكم كي أتيقفوا نبو محمد صلى الله عليه وآله وسلم So, إن شاء الله alayhi a sọ̀rọ̀ nípa tafsiri suratul Adiyat ìjókòó bí mélòó kan sẹ́yìn a sọ̀rọ̀ nípa wal Adiyat dabha a dẹ̀ pé al ìtumọ̀ rẹ̀ ní al-khayl ó àwọn ẹṣin tí wọ́n máa ń sáré so imamu shinkiti rahimahullah nínú adwa'ul bayan wani fama'ina al'adiyat aksama bil musri'at fi sayriha al'adiyat wani al-musri'at fi sayriha al-musri'at fi sayriha àwọn tó ṣe pé wọ́n fast níbi movement al'adiyat ta ma ń gan <clears throat> so wọ́n ni wa aktharul ulama ala anna al-murada bihi al-khayl so ọ̀gọ̀rọ̀ nínú àwọn àfáà ní mímọ̀ wà lórí wípé al-khayl ni àwọn ẹṣin ni ta'adu fil ghazwi tí wọ́n ma ń sayere níbi ogun wal qasdu ta'dhimu jihad fi sabilillah mo rántí pé bí a ọ̀rọ̀ nípa al-jihad fi sabilillah generally a dẹ̀ sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú àwọn al-futuhatul islamiyya naam so ọlọ́run wọn búra wọ́n ni wal-adiyat a dẹ̀ ti ṣàlàyé nípa wáwù kí la pé wáwù yẹn so harufu kíní tani a ni alwawu harufu qasamin wa jabrin harufu ni wà jáwùrì ó dẹ̀ mọ́ fún tí tó bá tẹ̀lé ní jáwùrù yóò mọ̀ jẹ́ bí kẹsọ̀rọ̀ wọ́n fi ní wà láàdìyàtì ló fi mọ̀gbọ́ wà léèlì wà ṣàmsì wà kọmarì wà nẹ́fṣì ó rí gbogbo ẹgbà kí ni yí kẹsọ̀rọ̀ ìdí ni wípé wáwù yẹn wáwù alkọsàmì sọ́dẹ̀ sàlàyé pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lahu an yuqsima aw yahlifa bima yasha'u min ibadihi ọlọ́ọ̀bá ó lè búra pẹ̀lú tó bá wù nínú àwọn ẹrú rẹ̀ fala yajuzu lana an nuqsima aw al-iqsam aw bi ghayri Allah àmọ́ kò tọ́ fáwa ká pẹ̀lú nǹkan mìí tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala in tí Ọlọ́run bá bá dẹ̀ búra pẹ̀lú rẹ̀ ó ń tọ́ka lórí wípé kì ní ẹ nǹkan tó lágbára ni tó lápọ̀lé ni tó dẹ̀ tó bá bàrá rẹ̀ ni ṣe so wọ́n ni wa ma'na qawlihi dabha annaha so annaha tadbahu dabha fa huwa maf'ulun والذبح صوت أجواف الخيل عند جريها ذبح yẹn wọ́n ní ohùn tí ẹṣin máa ń mẹ́kì tí bá ń sáré ẹ̀kù yóò máa mẹ́ so والعاديات ضبحا ọlọ́run búra pẹ̀lú àwọn ẹṣin tí wọ́n máa ń sáré wà rin àwọn ọ̀tá ضبحا tí wọ́n máa mẹ́ tí wọ́n máa gbé àwọn ohùn jáde ay àwọn ẹṣin tí wọ́n lọ ń ja àwọn ọ̀tálógún imamu sáàdì rahimahullahu ta'ala wọ́n ni akusamallahu ta'ala tabaraka wa ta'ala bilkhayli lima fiha min ayati llahi albahira wa ni'amihi adh-dhahira ma huwa ma'lumun lil khalq ọlọ́ọ̀bá ń búra pẹ̀lú àwọn kínáǹkì pẹ̀lú ẹṣin ìdí ni wípé ń bẹ nínú ẹṣin yẹn lára àwọn ẹṣin yẹn àwọn àmì ọlọ́ọ̀bá tó ga àti àwọn ìkẹ́ ọlọ́wọ̀n ọba tó hàn sí gbogbo ẹ̀dá ọlọ́wọ̀n ọba wa aqsama ta'ala biha fil hali allati la yusharikuha fihi ghayruha min anwa'il hayawanat ọlọ́wọ̀n wọn búra pẹ̀lú ẹ̀sìn pẹ̀lú ìṣesí ẹ̀sìn ní ìtò ṣe pé ẹranko kan ò bá ẹ̀sìn kópa o ní pé ẹ̀sìn ẹmọ̀ wo ẹṣin ni ó jẹ́ ẹranko kan tó strong tó dẹ̀ ní ìgboyà kò dẹ̀ kí ń bẹ̀rù débi kí ẹṣin ẹ̀tọ́ ẹṣin àwọn yóò jòkó lórí ẹṣin wọ́n mú ìdàdání wọ́n múra fẹ́ṣin àwọn ẹṣin wọ́n tọ̀ lọ́bàá wọ́n dẹ̀ kọjú sáwọn ọ̀tá ẹṣin ó sì máa rí ipá àwọn ọ̀tá ń ta ọfà kò ní padà Allahu Akbar kò ní padà wọ́n ma jù nǹkan mọ́ wọn kò ní padà tán bá ti ń gùn lọ tán gùn lọ tán gùn lọ yóò rí iná kò ní dúó yóò kàn mọ́ wà rin àwọn ọ̀tá straight bẹ́ẹ̀ náà ni so hasla yóò kọ́ o ha kò sẹ́ran kò kan tó lè bẹ́ ẹsìn kópa ń bẹ́ so ó ń tọ́ka lórí alwafa ti ń bẹ fẹ́sìn ó ń tọ́ka lórí pé ara ah àbí so wọn ni imam asáàdì ń ṣàlàyé bẹ̀rẹ̀ pé kò sí ẹranko kan tó bá ẹ̀sẹ̀ kópa níbi irú ròyí so wọ́n ni so ìtumọ̀ ní kí wà al-adiyatu dabha ay al-adiyatu adwan balighan qawiyyan àwọn ẹ̀sẹ̀ tó ma ń sáyẹrẹ táwọn ẹ̀sẹ̀ bá dẹ̀ ń sáyẹrẹ orí tó ma tí eruku tó ma búyẹ̀pẹ̀ tó náwọ́ tó pẹ̀lú gbogbo ìgboyà àti gbogbo akíkanjú kíákíá gbogbo orí afẹ́fẹ́ ti kún fún ẹrùkú so yí báyìí àbí so ní sísáré tó ní agbá yasdur anhu ad-dabh wa huwa sawtu nafsiha fi sadriha inda ishtidad al-adwi wọ́n ní ohun wọ́n náà tó bá ń sáré irú ohun yẹn dọ́bẹ̀há eh wàl'adìyàtí afọ̀n wàl'adìyàtí dọ́bẹ̀há ọlọ́run búra pẹ̀lú àwọn ẹṣin tàbí ń sáré tàbí ń gbé àwọn ohun jáde ṣe báyìí àbí aha naam wọ́n ní falimúriyàtí kọ́dẹ̀há falimúriyàtí kọ́dẹ̀há kí ni túnmọ̀ múriyàtí mọ́mù ṣe ń kí tí wọ́n ni alkhailu túrí náà bí hawa fíríhà min alhijara idha sarat layla ìtumẹ̀ ní àwọn ẹṣin tó ṣe pé kí ní ẹsẹ̀ wọn yẹn kí ní bàtà wọn yẹn tí ẹ ma ń wẹ̀ṣin nínú tv ó gbà àwọn ẹṣin yìí kéré so ti dúsẹ̀ gbẹ̀ rí ẹṣin mí fẹ́ gajù mí lọ sáà ọmọ dégbé tí ìwà fẹ́ gùn gan bí ìgbà tó fẹ́ gùn upstairs ni so mọ́ sọ mọ́ ń ga tó yẹ mọ́ sí mọ́ ń tóbi tó yẹ bẹ́ẹ̀ nà sí mọ́ tán bá wọ́n ń sá eré ní alẹ́ pàápàá jùlọ lórí àpáta lórí òkúta táwọn òkúta bá wà ń bẹ̀ falimoriat orí tí náà mọ́ sẹ́yọ iná mọ́ sẹ́yọ níbi bàtà wọn bá ṣe ń sá eré iná yóò mọ̀ tẹ̀lé bẹ́ẹ̀bẹ̀ náà yóò ní falmuriyati dọ́bẹ̀ha kọ́dẹ̀ha àwọn almuriyat àwọn tó ṣe kí tàbá ń sáyẹrẹ ẹsẹ̀ wọn mọ̀ sí kíni yóò mọ̀ sáyiná lórí òkúta lórí àpáta wọn ò dẹ̀ ní dó kò sí dídó wọn kódà kẹ́lẹ́ fẹ́ fi ẹṣin sá ẹfẹ́ fi fò látorí àpáta kan sí kan yóò fò bẹ́ẹ̀ ni yóò fò ibi tó bá dé yóò sá fò ṣá anything lè wá ṣẹlẹ̀ o khalas ìwọ tó ń gùn mi tó bá ti bẹ̀rù èmi náà ní bẹ̀rù ní bẹ́ẹ̀ so ibá yà bí so imam sáàdì rahimahullah wani falimoriyati bi hawafirihin ma yata'na alayhi min al-ahjar min salabati hawafirihin wa quwwatihin idha adawun ẹsẹ̀ wọn tó nítorí pẹ́sẹ̀ wọn yẹn lé ló yẹ́ tẹ́sí máa fẹ́ já ẹsẹ̀ ọmọ sábà fi ẹsẹ̀ sí kíni ọmọ fi ń táyàn pa látẹ́yìn bí na ẹbẹ̀kọ́ ọmọ nínú ẹsẹ̀ báyìí máa ti nà pa ìyẹn ti yẹ báyìí náà rí falimoriyati kọdẹ̀ha náà wọ́n ni falmugirati subha ọlọ́run búra náà ni ó pẹ̀lú khayl falmugirati a almugirati mamu ṣinke tí wọ́n ni alkhayl tugiru alaladuwi waqta subhi ìtumọ̀ ní pé almugirati a àwọn tó ikẹ́ wọ́n ma ń ja ogun wọ́n lọ ma ń bá wọn ta ṣúbẹ̀há ní àsìkò ṣúbẹ̀hì tí ló ìtì ìmá àwọn ẹṣin tán ma fi ń ja ogun almugirot tán lọ mọ́ àgọ́rọ̀ tí ó bá yà rí ayé wọ́n lọ mọ́ surprise àwọn ọ̀tá surprise attack ṣúbẹ̀há lọ́wọ́ àárọ̀ nígbà tí ló ìtì ìmá dáadáa nínú tó mọ́ ṣe fáwọn ọ̀tá ní pé ní táìmù àwọn kan nínú àwọn ọmọ ogun mùsùlùmí Hmm? wọ́n ti lọ tò sí ibi kan ti lọ sápamọ́ sínú gbó wọ́n kọ àwọn ìsinmi náà dání wọ́n lè kọ́ kọ́ àwọn ìsinmi síbi kan wọ́n ti lọ hide sáwọn ibi kan nínú gbó wọ́n mọ̀ so ibi tí wọ́n ti mọ̀ rí àwọn ọ̀tá ṣe báyìí àbí so wọ́n mọ̀ rọ́ kọ́bà àwọn òkè bóò ní movement wọn bóò ní everything àwọn onísùn lóru ribat jihad ṣe báyìí àbí so tó bá ti wá nóòtì òkè tó bá ti wá ń di bí ọwọ́ táìmù yẹn oòrùn ma ń ti ń kúnyàn oòrùn dẹ̀ mọ́ fẹ́ nípa ńgbà mí lànàbì fi sọ pé afkadu sọláti alal munafiqin al-isha wal-fajr aw as-subh aw kama qala sallallahu alaihi wasallam ìrun tí fi wúwo jù fún munafiki oní ìrun isha àti ìrun al-fajr pé yá tún ṣe báyìí àbí so iwu táìmù sóbì yẹn kọ́ o falimugirati subha wọ́n kàn sí kíni wọ́n kàn jálù àwọn ọ̀tá ni mamsadi ni ay almugirat alal'ada subha wa hadha amrun aglabiyyun annal gọ́rọ́ta àṣùbá nígbàtí ilẹ̀ ti fẹ́ mọ́ mọ́ táwọn yóò ti mọ̀ wípé ilẹ̀ ti mọ́ rẹ̀ dí wọn ò lè báyìí náà tàǹgbà ní àwọn ogun òde so gbọ̀tọ́ lọ wá búra pẹ̀lú wọn ọlọ́ni fa atharuna bihi naqa'a kí ni ó túnmọ̀ atharuna bihi naqa'a ay gubaro qala bihi ay àwọn náà bá ń kọ́ àtàrùnà àwọn fi ń rú bíhì ó lè jẹ́ bíhì ha yẹn Imam Shankiti ní pé ai bí sóbẹ̀hì àbí bíhì bìlàdúwì ó lè jẹ́ pẹ̀lú àwọn ọ̀tá nàkọ̀á ayégùbárọ̀ látara irí fa àwọn eruku débi pé táwọn ẹ̀sìn bá ń sa eré bọ̀ eruku tó ní agbára mọ̀ tẹ̀lé wọn ni pàápàá jùlọ lórí desert fa atharu nabihi naqa'a fa wasato nabihi jam'a a tún wá ń fi àwọn ẹ̀sìn yẹn a wá ń fi wọ́n wọ àárín àwọn ọ̀tá ṣe báyìí àbí hum sáàdì ni أي برواكبهن جمع توسطن به جموع الأعداء الذين أغار عليه lójijì àwọn ẹ̀sìn yóò kàn wà ní àwọn ọ̀tá ni fàwàsátònà àwọn fi àwọn ẹ̀sìn ya fi wọ wásátò àwọn ọ̀tá jam'an ay jam'u àwọn kuffar imam Shinkiti ni pé ay sirna bi sababi dhalika al-aduwi وسط جمع وهي المزدلفة وجمع اسم من أسماء المزدلفة tí ó ma lo jamru jamru jẹ́ ọkọ̀ nínú àwọn ọkọ̀ tó ma ń pè al-Muzdalifa ṣe báyìí àbí àhá so wọ́n wa yadullu li hadha al-ma'na kadha ìyẹn kọ́ ni afẹ́lù lẹ́yìn gbẹ̀yìn lẹ́yìn gbẹ̀tọ́lọ̀ tí wá ṣàlàyé gbogbo eléyìí tán kọ́ o kí lọ́lọ́run wá sọ Ọlọ́run wá ní pé innal insana li rabbihi lakanud innal insana bi rabbihi lakanud dájúdájú ẹ̀dá li rabbihi sí ọlọ́wọ̀ bá rẹ̀ o lakanud ay kafur jahud kí náà ń pè ní kanud kafur jahud mubalagha kanud ni ẹni tó ya ó yà láìmóre pọ́nbélé sọ́nà ọba subhanahu wa ta'ala ṣe bá yà rí ṣe rí innal insana li rabbihi lakanud o na ń pè ní jàó níbà jawabu al-qasam jawabu al-qasam ṣe pé tí ma búra tí wá ní kí wallahi yóò ní tí mo búra lé lórí in tí mo búra lé lórí ẹ ni ìsá kàlé mọ́ búra lásán yóò ní tí ó pa wallahi ìlú ọ ìlú ọ yẹ ni jawabul qasam ó yí bá yà bí tallahi la'akidanna asnamakum mú fọ́lọ̀ bá búra anábi Yusuf alaihissalam wọ́n ni la'akidanna asnamakum in sì fọ́ gbogbo àwọn òyèrè yìí fọ́ ogun wọn la'akidanna asnamakum so ó búra ó ní tàláhì àbí ó búra pẹ̀lú Allah bọ̀ kí náà búra lé lórí ipa wo fọ́ èrè ẹ fàwàlẹ́dì nafsi bí ẹ̀dí tánàbí mọ́ sọ sallallahu alaihi wasallam mo fi ọlọ́ọ̀bá tẹ́mì mi bẹ̀lẹ́ lọ́wọ́ rẹ̀ mo fi búra àníbí wa ó ti búra àbí kí a ná búra sí ó wà sọ lẹ́yìn rẹ̀ inna ahadakum la ya'mal bi amali ahli al àti bẹ́ẹ̀ lọ so ọlọ́run wọn búrẹ̀ pẹ̀lú àwọn ẹṣin al-adiyat dhabha al-muriyat qadha al-mughirat subha fa'atharna bihi jam'a fawasatna bihi naq'a eh, fa'atharna bihi naq'a fawasatna bihi jam'a kí lọ́lọ́ wọn búra sí innal insana li rabbihi lakanut dájúdájú èèyàn li rabbihi sí ọlọ́wọ́ bá rẹ̀ lakanut ay kí kafur àti jahur imam sáàdì tún fún ákà sí wọ́n ni manu'un lil khair ìwọ́n ni manna'in lil khair so manu'un lil khair alladhi alayhi li rabbihi ìmọ̀ eh? ń kọ ìmọ̀ ń ṣe kèfèrí kúfùrù ni'ma orí tọ́lọ́wọ́ bá ṣe fún ẹ̀dá ẹ̀dá ó sì mọ́ ṣe kèfèrí rẹ̀ kò dẹ̀ látara pé o ìmọ̀ ọ̀nà gbáwó lè ẹmọ́ fi ń ṣe kèfè rí orí tọ́lọ̀ bá ṣe fún yàn kúfùrù ní ẹmà nínú rẹ̀ ní kí ẹmọ́ dúpẹ́ pẹ̀lú ahányàn kí ẹmọ́ dìmọ̀ sọ alhamdulillah nínú rẹ̀ ní kí ẹmọ́ dúpẹ́ pẹ̀lú orí tọ́lọ̀ bá ṣe fún yàn nínú rẹ̀ ní kí ẹwà mọ́ ṣe lọ́wọ́ pẹ̀lú orí lójú yẹn fún in tí yóò dùn mọ́lọ̀ ọba nú ó tún wá ń fi ojú yẹ ṣe lọ́wọ́ ọba subhanahu wa ta'ala innal insana li rabbihi lakanud kafur jahud manur lil khair ṣe báyà rí tọ́yẹ̀ mọ́m sáàdì ni fa tabi'atul insan hey tọ̀bíyà èèyàn al-insan alif and lam yẹ alùmùmù gbò generality èèyàn àwọn tí wọ́n jáde kó ń bẹ́ẹ̀ wọn làwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run ọba náà tí wọ́n dẹ̀ ṣe kúfùrù ní ẹ̀mà anna nafsahu <clears throat> la tasmahu bima alayha min al-huquq fatu'addiha kamilatan muwaffara ó ní pé ẹ̀mí kéèké ń pà mí ti èèyàn kẹ́niyẹ pé in tí bá ń jẹ́ ìwọ̀ tí ń bẹ lọ́rùn rẹ̀ fatu'addiha kamilatan muwaffara kò wá ní pé bal tabi'atuha al tọ̀bí ọmọ ànẹ́bì adama ọ̀lẹ káka máa sun ọ̀lẹ afakun walmanu ìkọ̀nkan fáwọn yẹ̀kí ẹmọ́ fẹ́ fún yankan lima alayhi min alhuquqi almaliyyati walbadaniyya illa man hadahu Allah àwọn ẹ̀tọ́ tí ń bẹ lọ́rùn rẹ ẹ̀tọ́ owó ẹ̀tọ́ ara bóyá ọkùnrin sáwọn ara lè rẹ̀ ẹ̀tọ́ tí ń bẹ rẹ àwọn ìyàwó ní àwọn ọmọ ní wọ́n ó jẹun wọ́n ó mu wọ́n ó sùn wọ́n ó wọ́n ó lò wọ́n ná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹ̀tọ́ nìyẹn tí ń bẹ lọ́rùn tani tí ń bẹ lọ́rùn ọkọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n máa ń kọ́lẹ̀ ń bẹ̀ ìwọ obìnrin ní ẹ̀tọ́ tí ń bẹ lọ́rùn rẹ dúkìá ọkọ rẹ bóò yálà ọkọ wà ń bẹ àbọ́kọ ò sí ń bẹ bóòlù ṣe fẹ́ mójútó ọ̀gá sọmọṣẹ́ bóòlù ọ̀gá ṣe fẹ́ sọ ìwọ̀ ọmọṣẹ́ àwọn ìwọ̀ tí ń bẹ lára rẹ̀ tí ń bẹ tọ́gà gbọdọ̀ sí fọ́mọṣẹ́ àwọn ìwọ̀ tọ́mọṣẹ́ gbọdọ̀ so wọ́n ni illa man hadahu Allah an bí Allah kó sí wá nínú àwọn tọ́lọ̀ bá fọ́nà mà <clears throat> bẹ̀rẹ̀ látorí ìwọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọn ní fi ráre wò then àwọn ìwọ al'adamiyun àwọn ìwọ àwọn mànábì adama ti bẹ̀lọ́gbọ̀n wọn ní fi ráre mún sálàí fáwọn ẹni kan bí kan jó ní pé nígbà pé obìnrin ẹ̀ obìnrin kóbìnrin wà ní olé ní wa qurna fi buyutikunna kí wallahi ẹgbẹ́ ìmọ̀ tọ́jú àwọn ìyàwó tí báwa bá dánwò ìyàwó jẹ a. reality dẹ̀ ní ẹnu gbogbo reality ní ọ̀lá àwọn ọkùnrin mí orí wọn ìwọ ń bẹ lọ́rùn rẹ̀ bá mú o assembly ní ọlọ̀ àbí ibi tán ti máa ń ta ayò ibi tán ti máa ń ta ọpọ́n tán ti àwọn drivers ma ń tàbá lórí kìní báyìí ibi àwọn ayẹyẹ assembly yẹn àwọn benin náà ti ma ń tún Nigeria sí wọ́n tún sí látòkèdélẹ̀ bàbá Tinubu yẹn ò gbọ́n ni Buhari yẹn ò ní làákàyè ni Buhari tí ò gbọ́n àti ìwọ ọmọdún mélòó wọ ìmí ti wọ 50 ó ti wọ 60 Buhari ti jẹ́ head of state nígbà tó wà ní 30 ìwọ sì 150 ọ̀rí kẹ̀kẹ́ jẹ́nú ayé rẹ̀ o Buhari head of state gbogbo Nigeria púpọ̀ náà tàjẹ́ head of state ń gbà gbogbo àwọn Yakubu gọ̀wọ́n gbogbo báyìí tàti kí nìkan ní wọ́n gbà yìí náà gẹ́nà ẹ́n head of draft wọ́n jẹ́ ń tẹ́ <laughs> head of draft lọ jẹ́ at 50 head of ludo chairman assembly ẹwà wa gbádọ́ òsì kan báyìí léyìí tí ma ń sí gbogbo okùn lẹ́ bàbá àwọn bàbá gbogbo okùn báyìí ni ó sì lẹ́yìn àwọn ah, ah, àtọmọdé àjọ ma à ma lù ẹpa bàbá ma fọ́yín lẹ́yìn à ah, ma fọ́yín lẹ́yìn o bàbá àtọmọdé hukuku ń bẹ lọ́rùn rẹ̀ bá mú débi pé àwọn ilé mi ń bẹ ìyàwó òun ni ó fi owó oúnjẹ ẹlẹ̀ ìyàwó ni ó tọ́jú ọmọ òun ni ó sanwó skúù òun ni ó ṣe kìníkà ni ó ṣe gbá ní ọ́sà ẹgbùn kan ọkọ̀dà ó ti rìn lọ ọkọ̀dà

ọkọ̀ ń bínú sí ẹ̀wọ́ pé àsáwọn ọ̀rọ̀ rẹ̀ bàbá rẹ̀ pọ̀ lóyún ni ẹ pé advc ló yẹ kéyìn wà lálẹ́ ìmáyẹta ń sọ yìí advc ó yẹ kó sun ẹ̀wọ̀n mọ́jú ó yẹ kó sun òkè kúrà gan lẹ́yọkọ́ gba sáàlájú aláwọn mọ̀pọ̀ lóyún sáàláwọ̀ mọ̀ ní ní ìsìláàbọ̀ ní kí sáà rí kíní 20,000 náà ni mú wá báwọn kò sí responsibility kankan dégbé ìtàbà lọ́nà ọjà ní ìsẹ́wà ara obìnrin bá mú kí lóbìnrin wá lọ́jà tó bẹ́ kí ló dé ma tata ma taru ma tala èlò náà náà rí bẹ́ samanun baxin dàrọ́ṣì mama àdúdá ipa ọmọ kéèkèé ọmọ kéèkèé tálọ́ ọmọ kéèkèé ọmọ ọkùnrin obìnrin ogun àwọn ọmọ ccs tẹ́ ń gbé ilálé lórí kan máa kiri káàkiri ìlú ṣe ẹ̀tọ́ ọmọ ẹlákùnsọ́mọ ní ọmọ feed family ni ọmọ ní ọmọ feed family ọmọ 6 7 8 years kí ní ọmọ ń dùn mí ẹwà pé kí lẹ lélé ọmọ lórí náà ata ilé mẹ́ta wàsó náà mẹ́ta wàsó wàsó wàsó 150 ọmọ wà ń rìn orí rí ó fẹ́ dẹ̀m bàbá wà lásẹ̀mblì tí ń ti òsì káàkiri àtàwọn abẹ́ igi òsì àwọn igi ẹkẹ́ lọ gé àwọn igi yẹn ni àwọn igi tá ma ń jòkó sí lábẹ́ tá ti ma ń gbatẹ́gùn ó ẹ̀kan gé ni àbíkan ṣe títì kọjá ń bẹ́ ẹlọ́jù kó síbẹ̀ lọ́la <laughs> tomato bá ti ní kílẹ̀ yìí so ọkùnrin hákù lórí ọkùnrin ni kí ní ẹ̀dẹ́ pọ̀nù gbogbo kí ní ẹ̀fí ń fáwọn obìnrin ní excuse ẹ̀jẹ́ jòkónú lé ẹ̀jẹ́ jòkónú wọ́n ní táwọn bá jòkónú lé ìyàwó so ẹjí ká bẹ̀rù Ọlọ́run bá subhanahu wa ta'ala ideology táàrí mi náà ti wá ní ṣáàràwọ̀n ilé mi wá wà ọkọ̀ ń ṣiṣẹ́ lóòótọ́ o àmọ́ ẹ Ah, everybody ní o tí ọkọ bá ra ráìsì ìyàwó ṣe kí ni yóò rẹwà <laughs> tọ́kọ bá ra kẹ̀kẹ̀n kí ni ìyàwó rà wọn ọ̀rọ̀ ṣe tọ́kọ bá gbẹ́ foundation kí ni ìyàwó ṣe <laughs> ọkọ kan pánù kí ni ìyàwó ṣe ìyàwó lẹ́táìsì kí lẹ́ ń responsibility

yámi yámi yámi èló lọ́wọ́ mi ṣe lọ́dọ̀ rẹ ma bá ń kọ́ ó dà láyéra kò ní sàn kankan so kí dẹ̀ ni rìdìrìdè yóò tún máa sọ o ma ń ṣe kíníkà bí ó ti lọ join club kan àwọn ẹlẹ́gbẹ́ aláìníṣẹ́ a máa sọ yóò máa sọ o aṣọ 50,000 ọ̀pá mẹ́wàá òun náà rọ̀sọ̀ yóò kò sí ẹsẹ̀ ẹ̀rì ọjọ́ sunday tán gbọ́kàdà tán ma lọ káàkiri àwọn ìyàwó ń bẹ́lé ọmọ ń bẹ́lé kò sí nínú kò síbi tó ti fẹ́ rí kọ́ nínú ẹ̀sìn Islam ipé àtọkọ àti ìyàwó náà jọ máa ń ṣe responsibility ọkọ ló ní responsibility kì í ṣe ìyàwó <laughs> ẹlùmí òun pé àà ah, ah, kí lẹ́ ń sọ àà ah. ọlọ́ni pé abùlìjálú kọwàmúnà alàdìsá nínú tọ́kùnrin fi jẹ́ kọwàmúnà alàdìsá ní pé bima bima faddalallahu ba'dahum ala ba'din wa bima anfaqu ọlọ́ni nítorí pé nítorí min amwalihim tó pọ́ ọkùnrin máa ń ná ní inú dúkìá rẹ̀ lórí obìnrin òun ló fi jẹ́ kọ̀ wáàmù lórí obìnrin yẹn kìí ṣe tó pọ́njọ ń share responsibility so kí ní ẹ náà wá ní dídò kí bá ń family ṣe wá ń lọ yẹn bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ẹ máa ń fèsì problem tó bá fẹ́ marry obìnrin nìsìn wá ní à kí ni omi gbọdọ̀ mọ́ ṣiṣẹ́ ni o so kí ní ẹ̀sì padà wá normal standard whereas abnormal abnormal ok so obìnrin iṣẹ́ ìtúrẹ ní pé àrámù obìnrin gbọdọ̀ ṣiṣẹ́ obìnrin lè ṣiṣẹ́ tí ó bá ti ní affect responsibility rẹ̀ ní ilé ọkọ tí ó bá dẹ̀ ti ní expose sáwọn àrámù ń ta oye ìyẹn clear bí so ọ̀rọ̀ pé so, lè ṣiṣẹ́ obìnrin olè ṣiṣẹ́ kọ́ là ń sọ yìí ọ̀rọ̀ responsibility hukuku ti ń bẹ lórí ọkùnrin lórí obìnrin lèmi ń sọ fún ọ yìí gbogbo owó tó ń pín láàrin àtìyàwó ìwọ ọrùn rẹ ló wà kí ń sọ ọrùn ìyàwó yẹn láyé láyé kò sí lọ́rùn ìyàwó yẹn kò sí lọ́rùn rẹ̀ láyé láyé láyé sí lọ́rùn bòdí tó bá wùjọ sí rí oníkálùkù náà rí tí ń ṣẹlẹ̀ ní gbogbo ni ó fi wá takú à kíní kan à kíní ayíta wáyé ọmọ ajọ ma mú mara wọn ní o ọmọ 10 naira wá ní òkun 20 naira wá ajọ fi kún òní ò fi di èlò 30 so ṣé ìwọ ń ṣàdúrà kó lọ́kọ tí ò nílé dátọ́jú so whereas ọkùnrin normally ní pé ẹkọ́kùnrin mọ̀ sí ẹ kó dà mọ́ lọ jìnà àwọn bàbá wa àbáwọn tó jẹ́ wọn bàbá bàbá wa alìgbé láti bẹ̀ẹ́ iṣẹ́ ọ̀nà máa ń oko àwọn ìyàwó dẹ̀ wà nílé tó dẹ̀ máa live alhamdulillah so responsibility ọkùnrin òun ni kó tọ́jú obìnrin kó fún láwọn basic needs basic things tí wọ́n need àwọn tí wọ́n ń ṣe náà kẹsẹ́ kí bóyá mọ́tí wà lọ́wọ́ wọn bọ̀ tí ìyẹn mọ̀ pé hákù ni tí ó bá yà bí hákù náà dẹ̀ ní kẹ́ tọ́jú ọmọ kẹ fún wọn ní tán bá ní bùkátà sí níbi ẹ̀sìn wọn àti níbi ayé wọn ẹ̀tọ́ táwọn ọmọ yẹn nílé lórí òbí ní lórí àwọn ni pé àwọn tọ́jú <clears throat> illa man rahima rabbi wa qalilun ma hum àfintọ́lọ̀ bá ní kó gbẹ́sìn yìí mélòó dẹ̀ ni wọ́n ló jẹ́ pé àánú máa ń ṣe mí ọkùnrin ti tán lú wallahul musta'an ọkùnrin ti tán lú mọ́lò ní gbogbo ọmọ obìnrin tẹ́ ń bí tàbí ò fi àwọn ilé ìdìrí ọlọ sáàmọ́ tán ṣe yahoo kí because oníkálùkù ẹmọ táwọn yẹn ṣe ni oníkálùkù ń sá responsibility gbẹ̀mítẹ̀ bá ń sọ owó tí yẹn fi ń fẹ́yàwó bákàṣẹ́ tó bá jó ní súnà tó bá jẹ́ sálàfí tó fẹ́ lífù tí ò fẹ́ ṣe zìnà à wàhálà ọmọ lọ èkó ọmọ lọbọ ní nígbà tó bá ń lọ tí fagara jí ń bẹ̀ lọ́sẹ̀ mọ́ lèkó ẹ̀n àndádì mi ní kẹ tún wáwù ọtún lọ́nu àbúfọ́ ọ̀sán ẹjá jọ lọ <laughs> kìnnìkan ìgbà wo ẹwà ṣe kìnnìkan ìgbà wo ìwé dẹ̀ ṣe àwọn ta ló fẹ́ fèsì responsibility yẹn mọ́ ọgbàlé ọ̀yẹ́sẹ̀ tún ṣe kìíní kan ọ̀yẹ́sẹ̀ gbàwó ẹni àbí kan ọmọdún mélòó ní àmì ìjú 23 lọ ah ọmọ 23 fẹ́yàwó ah kọ́dọ̀ ti fẹ́ méjì yes ó dẹ̀ ń take responsibility alhamdulillah bọ̀ ní ìsìn àwọn èèyàn sáfù responsibility yẹn èyí tí yẹn sọ ẹ̀dàkùn ìlú tán ti ń pín wàrà lọ́fẹ̀ẹ́ tó bá bọ́sì dámẹ́ wàrà ní wàrà ní wàrà ní wàrà ní wàrà tún níwájú rẹ̀ yìí kódà tún nù wọn wàrà ẹnìkan wá ní kọ́ ẹ̀sẹ̀ wá travel lọ sí Katsina àbí Bọ̀rọ̀nú ìgbẹ̀lọ́ ẹ̀sẹ̀ wá lọ ra màálù kẹ màálù ọ̀rẹ́sẹ̀ wá ra ọ́ àmọ́ tọ́jú màálù ọwọ́ àmọ́ náwó ọmọ tọ́jú màálù ọmọ ni ó fẹ́ gba wàrà lọ́wọ́ analogy ẹ ti yé báyà bí ìlú tó ti pọ́bẹ̀ lọ́fẹ́ táwọn obìnrin pọ̀nù gbogbo wọ́n pọ̀nù gbogbo tí wọ́n lẹ́kọ̀ọ́ tí wọ́n lẹ́sìn tí ó dẹ̀ sí janu tí wọ́n dẹ̀ care because bá ṣe ń tírẹ̀nì wọ́n lé náà nìyẹn ma ń sin tó bá wù inú gbogbo ọ̀rọ̀ wa mọ́ ń sọ̀pọ̀ ẹ̀sà lóńgbà èyàn ah, sà mọ́ dàmú ẹ̀mọ́lẹ́ lọlé fámílì kan kódà bàbá mi mọ́ ń sọ fún bọ́dà mi pé ah, ah ṣe mo ní ẹ̀mọ́ ah, <laughs> ah ṣe kí ni ẹwùn kan báyìí ìjọ ẹ̀kẹ́ lọ mọ́ sí mo yẹ mọ́ ṣe ni iṣẹ́ dẹ̀dẹ̀ ní kẹ́ fẹ́ra yìí ṣe bá yàbí because kò sí responsible people ní gbogbo mọ́ ẹni tí ó wà responsible ní zamanu ta wà yóò ẹni tó bá bẹ̀rù ọlọ́ọ̀bá ni ẹ̀sìn dẹ̀ ló ń kọ́ ẹni bẹ̀rù ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala yóò lè 40 Ah, kò sówó àìwà ah, ọmọ tí lú ń sọ ní ah, owó pampa owó owó owó skú ọmọ tó tí bí ó ti ń sí owó wàhálà sí àgẹ́lọ́rùn ah owó mẹ́tàn san nílé ìwé nìsín ah owó báàgì skú ọmọ lásán gan àtọwó kíní bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ pampas kúrò ẹlùmí lè ní 10 million naira account example example that kódà you can tell me example yàyọ́rọ̀ o in ti settle down táìmù tí ò wá fi settle down yẹn àwọn ọmọ obìnrin olóbìnrin kan ni wọ́n ń gbé wálé tọ́kébí táwọn yẹn bá ti kọ́wọ̀ yẹn lẹ́sìn ni wàláhì gbogbo yẹ́ ti lọ márì ọmọbìnrin lọ fẹ́ bá sí ìsìnkúsì tí àwọn obìnrin tán bẹ lábẹ́ bàbá wọn nulé tí wọ́n bí dákó jáde ọmọbìnrin wọ́n jáde lábẹ́ bàbá ní ìsìn ó jáde ọmọbìnrin bóòlù sí jáde bóòlù se sí débi pé àwọn ẹlòmíì àwọn òbí ni o àwọn wọ́n sì ń fi ọmọ wọn ṣèṣekúṣe àbẹ́ni wọ́n mọ̀ máa jẹ́kọ́ mọ́ wọn kó máa gbọ̀wọ̀kúwọ̀ so yóò máa jòkó níwájú táwọn jọ máa jòkó ó jẹ́ sọ́ọ̀bù kanáà jọ máa jòkó sí so yí báyìí àbí so táwọn yẹn bá ti wá rájà sọ́ọ̀bù wọ́n máa rọ́ mobìnrin yẹn so wọ́n máa show interest inú ẹ̀ so yóò máa fún wọn pawó wọlé ẹ́yìn òun náà ní kí kọ́stọ́mà àti ẹ̀ sí ọjà méjì náà ń tà àwọn ọjà tí ń tà àtọ́jẹ́ ilé tó gbé kalẹ̀ yìí ọmọbìnrin nù ẹ́ brand ambassador ẹ̀dà kan kan so almuhim o ní pé ẹ̀dẹ́kùn time ibi ta wá bá dé yínkọ́ ìwọ̀tọ́nà bá ṣàánú pẹ̀lú àgbọ́yé ẹ̀sìn Ọlọ́run ọba àwọn hukuk ẹ̀tọ́ sórí ẹ̀tọ́ tó bá ti ní gbé mọ́wùlẹ̀ ìsọpọ̀ fẹ́ they were very strong kò sí tó ṣẹlẹ̀ wọn kò mímí tán sáfún nìkáà Eh, wọ́n ní responsibility ẹ ti pọ̀ jù owó lé ti wọ́n ní ìsọ̀wọ́fẹ́ gbalé nǹkan gún ní ìsinmi ní 600 ọgbà tí bedroom flat nígbà 600,000 naira igbó ní kí ti wá ríyùn lórí kílàntà tí báyìí àbí wa man yattaqillaha yaj'al lahu law annakum tawakkaltum ala Allahi haqqa tawakkulihi larzaqakum kama yarzuqu at-tayr taghdu khimasa wa taruhu bitana hadith Umar ibn al-Khattab radiyallahu anhu tẹ́ bá man gbára lé Ọlọ́run bá bóyá kẹ́ ṣe man gbára lé ni Ọlọ́run ma pèsè fún bí ṣe man pèsè fẹ́yẹ ẹyẹ ó jáde láàárọ̀ lẹ́ni tí okùn rẹ̀ gbófo ẹ pé yó jáde nu maun yó dẹ̀ padà wọlé lẹ́ni tí okùn rẹ̀ ti ṣe kíni tó ti kún so en tó bá ṣe nítorí Ọlọ́run bá subhanahu wa ta'ala bó kẹ́ mọ̀ pé hakku ni ẹlòmí wá wà nínú nìká àyẹ báyìí kò wá fùfíl àwọn hukuku tó yẹ kó fùfíl wà hádì in mushkila mushkilatun adhima ó mọ̀ fún obìnrin lẹ́kan máa rárí àtàwọn ọmọ ni ah wàhálà problem ni o ṣe báyìí àbí ṣe dákò anywhere tó má ti fíọ́ sí gbòfọ́lọ́ so ọlọ́wà ni wa innahu ala dhalika la shahid ọmọ nabi adam ọlọ́run ni pé kanúdì ní àbí kafur eh kafur kíra tún pé jahud àti kí tó ní manur tí bá yìn àbí wa innahu ala dhalika la shahid ay innal insana ala ma yarif min nafsihi min al-man'i wal kanadi la shahid la yajhaduhu wa la yunkiruhu li anna dhalika amrun bayyin wadih ọmọ nẹ́bí adama òun náà sì mọ̀ pé lóòótọ́ aláìmoore èèyàn ló ẹni tí bá ń ṣàìmoore ó mọ̀ wallahi òkùnkùn ní kùnkùn nínú mọ̀mọ̀nù òun náà mọ̀pá ìmoore ló ń ṣe yálà kó jẹ́ kó ń ṣe àìmoore sọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala àbó ń ṣe àìmoore sáwọn family àbó ń ṣe àìmoore sáwọn tó wà lábẹ́ẹ̀rẹ̀ tẹni kò mọ mójútó àbó ọ̀gá sọmọṣẹ́ ó mọ́ ń ṣẹlẹ̀ bí ẹ̀rọ lọ́ba subhanahu wa so wa innahu ala dhalika لشهيد أمة ويحتمل أن الضمير عائد إلى الله تعالى أي إن العبد لربه لكنود والله شهيد على ذلك ففيه الوعيد والتهديد الشديد ọ̀nà míì tó fi lè gbà tú àyà yẹn wà innahu ala dhalika la shahid ó lè jẹ́ pé hù yẹn ń padà lọ́sọ́dọ̀ Allah yíò mọ̀ jẹ́ pé wà inna Allaha ala dhalika la shahid ọlọ́ọ̀bá máa nípa bó ṣe jẹ́ kanud kafur manur jahud fahimtum shay'a tayyib so wa innahu ay al-insan li hubbi al-khayri la shadid ay li hubbi al-mal ẹ̀dá fẹ́ràn owó hey ibi te yan fẹ́ràn owó dé àti ká kó nǹkan jọ ẹ wò gba tan ka alhaakum at-takathur te da ba 100 naira lo mo wala 100 naira 100 naira ni ya bi ìgbà tó wà ní 100 ní à ní mọ̀ wípé ah kí ti ẹ̀ ní kódà púpọ̀ jù 1000 naira lọ́lá káùntì mi 1000 2000 tíkítà ní kíra ma fi manage tó bá tó ti rí 1000 2000 ní ẹnkọ́ ó ti di kí ni ẹ 1000 ní àbáyẹ̀ kí ló kù tàtọ́ lórùn yàtàtọ́ là yóò tún máa nẹrùn pé ah 1000 ah, yìí náà kó ti ẹ̀ dí bí 100,000 200 tó bá tún dì náà ṣe ó ti wá yóò ẹm gbà tó wà ní 1000 ẹ̀mọ̀ gbà ah, kódà ti mario 1000 lóṣù ó ti tó mi kí ló tọ́ tó bọ́kàdà á dí 1000 ẹ̀mọ̀ ah kódà ẹ́ kí ẹ̀ tí ẹ̀mọ̀ gbígbá bí 1 million tí kí ẹ̀kọ́ ma fi manage life kí ẹ̀mọ̀ fi yẹ pẹ̀rẹ̀ kó mọ̀ gbígbá aláṣẹ́jù lè yẹ tó million tó bá bẹ̀ẹ̀ sí mọ́ 1 million 2 million 3 million ẹ̀kọ́ o bẹ̀ẹ́ ní mọ̀ ronú pé kí ẹ̀nà tí ẹ̀ rí bí ọ̀kadà kan kí ẹ̀mọ̀ fi ma ní jẹmí ọ̀kadà ní mímọ̀ ọgùn kọ́dọ̀ èmi ò èmi ò láìkì mọ́tò <laughs> tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ mọ́ ẹ̀rẹ́ mọ̀ káàkì àá wọ́n mọ́ fẹ̀lú mìíràn yẹ pé kọ́dọ̀ èmi ò láìkì mọ́tò ọ̀ so tọ́rẹ̀ sọ pẹ̀ bẹ́ẹ̀kí wọ́n mọ́tò èmi yóò àkọ̀dá di pé èmi ò láìkì mọ́tò ńláńlá scope ni díẹ̀díẹ̀ ni tẹ́ẹ̀tẹ́lẹ̀ kò ní fẹ́ wagbádá yóò rí bí aṣọ ìgbéraga ni tó bá bẹ̀rù pà ẹ fún mi lágbádá méjì ń bẹ̀rẹ̀ dákú ibi tí ń lọ yìí agbádá lè gbọdọ̀ wọ̀ lọ́bẹ̀ ìyún tó pọ́nyẹ̀ lẹ́nu ẹwù ẹwù ẹ̀dá kò ní dúó wallahi kò ní dúó ibi tí ń na òun yẹn bí bá ṣe ń débẹ̀ yóò tún ma na òun òkè in tó wá kù ní pé ẹ̀sìn tí yóò mọ́ kọ́ntàdá kọlbin kọ̀núrin wa anta wa maliku wa maliku duniya sawa'un tó te yan bá jẹ́ tó ní tẹ́lọ́rùn wa tó bá dédé ni tó gbogbo nǹkan ló ti ní ko tó bá ní tẹ́lọ́rùn ó ní gbogbo nǹkan ó dẹ̀ ní ní nǹkan kan ó ní gbogbo nǹkan ó dẹ̀ ní ní nǹkan kan bó tó bá ní tẹ́lọ́rùn ó ti ní gbogbo nǹkan already báyìí so wa innahu li khair ay li mal la shadid ẹ̀dá nífẹ̀ẹ́ owó gan ló jẹ́ pé hmm, ọmọ nẹ́bí Adam Allahul musta'an ẹlòmí ò lè owó tí ó fi kú ni débi pé látara hubul mali yẹn ẹlòmí ó pèrè kó lùzí gbogbo nǹkan mi ló fi mọ́ jẹ́ pẹ́lòmí wallahi kò mọ̀ pé reality òun ni pé ó tòsí ó tàòsí débi pé kò ní nǹkan kan ẹwọ́n pé à ìwọ́rọ̀ ohun tó lè yùn èyàn tàòsí débi pé kò ní nǹkan kan mọ́ àbíkíni àfowó so wá tọ́sí báyẹn ni bẹ́ẹ̀ ni ọmọlúwàbí ti lọ ìjẹyẹn ti lọ pàápàá jù lọ bábámbárì ẹ̀sìn ti lọ ẹ̀sìn ti lọ nítorí owó ibìkan wà company kan wà ní Port Harcourt àbí Bayelsa níbi táyé yẹn ti mọ́ tètè bàjẹ́ mbẹ̀ yẹn àwọn tó pé wo torí ibi tí wọ́n lọ jù ọ́ àrí gbogbo agbúrú kan mẹ́lẹ́ ni so kan wà ń bẹ́ẹ̀ so iṣẹ́ yẹn 10 million naira per month ni so ló ó níṣe pẹ̀lú àwọn bars àwọn bí ilé ọtí ẹ̀yin ò ní mutí o ẹ̀yin ò ní mutí tí mọ́ arípáfà lẹ́yìn <laughs> àwárí àmọ̀páfà lẹ́yìn ẹ̀yin ò ní bá wa take record bọ́ ti ṣe ń wọlé bó ti ṣe ń jáde iṣẹ́ yọ̀kátẹ́ yóò máa ṣe nù àmẹ́ ẹ̀ ní mutí o ẹwọ̀n kẹ báyìí wa innahu li hubbil khayri látara hubbul khayri hubbul mal ìfi owó yẹn yóò dẹ̀ lọ́bẹ̀ láì ní kí ẹ kí ní ó ṣe ẹ̀sìn ohun òun náà mọ̀ pé èyí tán sọ fún pọ̀ ní mú ọtí irọ́ náà kan pa fún àkọ́kọ́ o mú tí

<laughs> wọ́n lè tó bá mú tí gọ́ọ̀mọ́ tí ṣe mọ́ bó ṣe rí sí kàngánù sí kíyàn fílẹ̀ ẹ̀yọ́ òwò ẹ̀dọ́kọ̀ <laughs> ẹjẹ́ ayọ́ ẹ̀dọ́kọ̀ ẹ̀mọ́ fílẹ̀ sínú kàngá ẹjẹ́ ayọ́ kò sí tó ṣe ṣe ẹni kèké pé èèyàn lọ́wọ́ so àwọn fẹ́ gba ògùnmọ́dí rẹ̀ so yóò ni pé látara ìfẹ́ owó ẹ wo àwọn èèyàn iṣẹ́ yìí iṣẹ́ kìíní kan ní ìgbàwo àmọ́ tẹ́ bá fẹ́ gbaṣẹ́ yìí ẹ farugbọ̀n ẹ farugbọ̀n ẹ kàn farugbọ̀n nìkan just Sheikh Muhammad bin Salih al-Uthaymin rahimahullah gbàtán gbé wọn lọ sí gbàtí wọ́n fún ìlàj wọ́n padà gbé lọ sí UK or US nígbàtí àìsàn yẹn padà ní agbára lọ́wọ́gbẹ̀yà ayé so ìgbà tó wá débẹ̀ tó gbà tán ti kò dẹ̀ sí ìṣù èyàn lè lọ sílù àwọn kèfèrí fún ìwòsàn nínú àwọn ibi tó ti wà permissible kí ẹ̀rọ àwọn kèfèrí ni mímọ̀ fún bíyà fún dáwà fún ìwòsàn àbí fún ẹ̀kọ́ kan ṣe kìlò ìdáhùn ṣàlàyé ẹ̀kọ́ kan tó pé yìí lè rí kọ́ láwọn ìlú mùsùlùmí ah, ọ̀dọ̀ àwọn kèfèrí nìkan ló wà adì ní ìdàwọn tí wọ́n kọ halas kan lọ kó wá kẹ́dẹ̀ mọ̀ kọ́ àwọn yòókù mi so yí báyìí àbí so kí mẹ́fà ni pé gbà tán wá débẹ̀ wọ́n á ní sí ṣe ah, in tó ṣẹlẹ̀ ni pé a fa ẹ̀rùgbọ̀n yí fún ìlàjì yìí Ah, bàbá ní ẹjá padà lọ́lé súnà èyàn kan táwọn gbé ọ̀nù sàárì náà ẹ̀lá ìsúnà zọ́hírọ̀ tí yóò gbé ọ̀nù sàárì irun gbẹ̀yìn náà so láwọn ó fa eventually sheikh kú ní few days after that tán bá fa náà wọ́n kú man lam yamut bi sayf mata bi ghayrihi hmm? so ẹni tí ò bá kú pẹ̀lú dà nǹkan mí ọ̀pàá

maslaha tí maslaha ni wa innahu li hubbil khairi la shadid látara ìfẹ́ owó kò sí bóhun bá ṣe lè yẹpẹrẹ tó ọmọ nẹ́bí adama lè ta alìkìyàmọ̀ rẹ̀ nítorí rẹ̀ bàbá ni wa hubbu li dhalik wa hubbu li dhalik huwa alladhi awjaba lahu tarkul huquqi alwajibati alayhi látara ìfẹ́ owó yẹn ó wá òun ni ò jẹ́ kó lè pé àwọn ìwọ̀ tó wà lọ́rùn rẹ̀ because àwọn wọ̀ yẹn ó lè gbẹ kókó mọ́ nánú owó yẹn ah, kò easy kò kàn mọ́ náwó nulé láàárọ̀ eh, afẹ́ oúnjẹ tún sẹ́ndì owó afẹ́ ra kíníkà tún sẹ́ndì owó ah, kí ló dé but èyí mọ̀ ká ah, ẹ̀tọ́ tó ẹkẹ́ yẹn ṣe ni so ẹn tó bá wá látara ìfẹ́ ẹn tó bá nífẹ̀ẹ́ à ń kó nǹkan jọ jù kò ní ṣe kí ni kò ní fùfílì ẹ̀tọ́ àwọn tó yẹ kó fùfílì kódà kò ní fùfílì ẹ̀tọ́ ara rẹ̀ tó bá padà débì kan nẹ́fìmọ́ ní pé ara alé àwọn kò gbádùn àwọn àwọn ogun òsé kíni kò gbádùn ara rẹ̀ tó bá fẹ́ lọ kí àwọn lé tí àwọn bá ń dáná lọ́wọ́ nulé tó ń jẹ́ wà lórí kílọ́ǹgì port àwọn ó dà pálíbò àwọn <laughs> ó dà pálíbò ìwọ wà wọlé gbà á ah, ọ̀rẹ́ aláàyè bí páyàn lúlú yóò òun ni ó mọ̀ sọ fún ọbẹ̀ ń dáná ni wọ́n ló à ah, níjọ jóúnjẹ yìí ni wàlá eventually oúnjẹ padà jóná ẹ̀dàkùn sí àwọn wá gbádùn ara rẹ̀ báhùn whereas oúnjẹ yẹn ó lé gbé e kalẹ̀ kájọ sí kíní yìí sí nígbà tí mo bẹ wá jóná tẹ́nìsì sọ́wá pè àmì sójọ pé àmì èjì ní ṣe bá yàbí látara ṣóà ah, pé ah kí ni mẹ́sàn-án ah, yóò tán yóò tán ṣé wọ́n lọ ń control rẹ̀ ni bí èyàn bá ṣe ná wàláhì bí èyàn bá ṣe ná wọn pàápàá jùlọ lórí àwọn tó bá jẹ́ hùkókù ó kàn ní mẹ́bí tó ọlọ́wọ́ kàn máa sí àwọn fùtù háti fún ọ wàláhì gbogbo ìgbà tí èyàn ṣe nìkan mú kí nígbà tí èyàn ṣe nìkan kí ló wà lọ́wọ́ yẹn gẹ́bẹ̀ mo fẹ́ ọ̀kẹ́ gbogbo àwọn ìyátẹ́mì ìmọ̀ tán ṣe nìkan o mo fẹ́ ẹ̀lẹ́ ọkẹ́ mo mọ yí sí ìgbà tó ọlọ́run ó ṣe é ọlọ́run ṣe yes ìyẹn ti ní nǹkan tẹ́yàn ṣe tẹ́yàn dẹ̀ ń fojú sùn ṣó yé báyìí àbí but tawakkul yẹn lágbára gan ni a ń bí Allah subhanahu wa ta'ala kó dáwọn kó bùn wọn tawakkul kó ṣàánú wa pẹ̀lú rẹ̀ gan but yíwọ̀n àríkẹ́ at the end of the day eventually èyàn òkú náà èyàn dẹ̀ tún bímọ àwọn ọmọ tó ń kún èyàn dẹ̀ sí ìkú náà ṣé wọ́n ló wá ń ṣe ni ta ló ń ṣe Allah subhanahu wa ta'ala ṣe báyìí àbí so wọ́n látara bẹ́ẹ̀ kọ́ so wọ́n ni kuddama shahwata nafsihi ala haqqi rabbihi wa kullu hadha li annahu qasara nadaruhu wa qasara nadaruhu ala hadhi ad wa ghafala 'an al-akhirah ìdí ni pé ni ńkọ́ kò ronú al-qiyama wa li hadha qala hasan law ala khawfi yawm al-wa'id afala ya'lamu idha bu'thira ma fi al-qubur hi so ronú ni níjọ́ tán bá ńjí àwọn tó wà nínú sare dìde níjọ́ tí ò ní sí owó tí ò ní sí dirham àti dinar kò ní sí náírà dọ́là pounds àbí euros in tó kù ní àwọn sí olóore àwọn hukuk àwọn ẹ̀tọ́ tó ọ̀sán yẹn ó wá san yamal kiyama pẹ̀lú sí olóore díẹ̀ tó sí déwájú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala salamata al'afida afiya wàhúsìlà máa fi àsùdúrù ìjọ tọ́lọ̀ ọ̀bọ̀ ó tú gbogbo tí ń bẹ nínú ọkàn gbogbo tó ń kíìpù láti rí Ọlọ́run ó tú jáde àìdọ́hàrù wà bá na máa fi ha mastataro fi sùdúrì min kama inil wa shabru fasọ́rọ̀ síbúrú alaniyatan wa ta'ala òun ní wo gbogbo sẹ́tà ń ṣe ọlọ́ọ̀bá mọ̀ èyí tà ń ń kọ̀rọ̀ ni àti èyí tà ń ṣe ní gbangba àbí Allah fún wa so ìbẹ̀rù ọlọ́ọ̀bá tí ẹ̀mọ́ fi hukuk àwọn ẹ̀tọ́ tí ń bẹ lọ́rùn yàn àbí so àwọn kásán ọ̀lẹ àìmọ́ tó kàn tí ẹ̀mọ́ fi ń tí yòó kí fi ń pé ẹ̀tọ́ àbí Allah kó yọ fún wa ó diligence kí wọ́n diligence pẹ̀lú tí ẹ̀mọ́ ń ṣe nínú àwọn sifas tó yẹ kọkùnrin ní onípe tí èyàn bá ń ṣe kíyàn gbajúmọ̀ níbi àwọn ọ̀rọ̀ ẹ̀sìn àti níbi àwọn ọ̀rọ̀ ayé fáàmà ní mímọ̀ ṣe wà yí mójútó tó ń ṣe in tó yẹ kó ṣe mójútó àwọn tó yẹ kó náwó sí náwó sí ah ó yẹ kí n ṣe kan báyìí ni kò wá serious pẹ̀lú life ẹ̀ náà ẹlòmí ò yóò dá àmánà làwọn ọmọ tí wọ́n kó sí ìlàbẹ̀yìn ọmọ tí ọmọbìnrin tó lọ mú nílé bàbá rẹ̀ àmánà nínà kúrò yẹ kẹrù mọ̀ bàyàn pàápàá jùlọ èyàn náà tó wá ń bí àwọn ọmọbìnrin bọ́ bá ṣe rẹ́kọ́ máa sí ọmọ rí obìnrin bẹ́ẹ̀ ni kò tèmọ́ sí ìyàwó rẹ̀ kalẹ̀ báyìí so látàrí pínyàn sí lọ́sẹ̀ ká èmi báyìí ń fẹ́ kọ́ṣẹ́ èmi ò tí ìmárí tèmi mo fẹ́ ṣe marriage because àwọn kíní ẹ̀ ń kọ́ wà kọ́ rẹ̀ Ah, èmi o iṣẹ́ báyìí mo ń kọ́ in tó ń kọ́ yẹ wà diligence pẹ̀lú ẹ̀ ẹlùmí o mọ́ ṣe nǹkan bí mẹ́wàá pọ̀ mo ń kọ́ ilé mo ń tún kọ́ ilé mo ń tún kọ́ ilé mo ń tún kọ́ ilé mo ń tún kọ́ àà ah, ah. ewu ló ń sẹ́nu gbogbo ẹ̀ at kò wá ní nàtíjà kan ah nǹkan tẹ́mi ń ṣe ní mo ti ní mo ti hadada 10 months mo fẹ́ fi kọ́ skill yìí mo fẹ́ fi kọ́ nǹkan báyìí 10 months or 6 months or 8 months lẹ́yìn 8 months yóò target mi ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ khalas wọ́n kẹ́ mọ́ kàn mọ́ sí gbọ́ ẹ̀wọ́ mú ara mọ́ gbogbogbogbogbò ìwọ́ ní i did do am everything i did do am no dey do everything <laughs> and then on the day you end up doing nothing wala ebi na mọ́ lo kọ́ìdà tẹ́lẹ̀ mú padà kọ́ìdà yóò ní work o ah i no dey go work àbúnà ti ń jẹ́ gan ní o work i no dey do am ọkàn yóò níwọ̀n mi kan olóòjú dẹ ọkàn yóò ti wà ṣàtàt wọ́n kẹ́ sọ́kàn bá fèsì ẹyọ kan ó ṣe kí ni ó mọ̀ pé ok nǹkan ọ̀kan yìí ni àbí ó pay attention gan so if you are targeting everything you are targeting nothing jack of all trades masters of all master of none none master of zero ọdún ti lọ kàfàǹtà ọdún ti lọ Abẹ́òkúta ọdún ti lọ Kaduna kí ló ń ṣe ah mo tún rí pé iṣẹ́ kan tún wà kọ́ Kaduna ní ìsìn tún sáré lọ kọ́ mo sáré lọ ṣe two month program kan bẹ́ẹ̀ èyí tó sẹ́njò ní ní káfàǹchà kí ni ẹ̀yẹn eh, máa sì padà ló ọwá ń bá láìfì káàkiri gẹ́gẹ́gẹ́ in tó bá ń ṣe iṣẹ́ tèmi ṣe lélẹ̀ the expert ń bẹ wà mọ́ tó ń ṣe má ma ránjúmọ́ gbogbo nǹkan kọ́ ló lè ṣe mo fẹ́ ṣe lè mo fẹ́ ṣe lè mo fẹ́ ṣe mo tó wá ní ìdàmọ́ láti upskill ìyẹn mọ́ upskill ìyẹn tó mọ́ lọ sókè yes mo build lórí aslu foundation yẹ kẹsí pọ́tù ma ṣe lè ẹlòmí tó wà mọ̀ sàwọn kan tí ó jọra wọn ẹlòmí ẹmọ ẹlòmí o ọfẹ́ ma sin ẹrẹ ọjọ́ ẹmọ ọkọ́ bákẹ̀ndì ẹlòmí ṣe jọra wọn ẹrẹ àti bákẹ̀ndì kò yé mi o ọ̀n sin ẹrẹ ọdún kọ́ bákẹ̀ndì ọf ma sin ẹrẹ kò dẹ̀ di expert bí ma sin ẹrẹ ma ṣe bákẹ̀ndì kò dẹ̀ di expert bí kíní o mọ̀síwákì kí lọ ń dán kájú ìjọ tí èyàn bá rí pé èyàn nídẹ̀ tí èyàn bá nídẹ̀ fèsì ẹyọ̀kan yẹn náà tí wákà mo nídẹ̀ lè láti kò dẹ̀ ní àfẹ́kti in tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ àwòké ẹ̀yìn jẹ́ kí tún mọ́lẹ̀ because mo sì nídẹ̀ náà níbi tí mo ṣe kíni yìí tí mo ń ṣe àbí fi manage náà mo tún wá nídà wọn nǹkan bá wà serious tí diligent inshallah ṣe bá fẹ́rákùn ọjẹ́ kánútà èyàn lómi problem tó nídì sí nìyẹn o yíò rí bóyá ẹwọ kò tí ẹ ah, mo ti kí ní ẹ kò sí kankan ìyọrọ ni ìwọ ló wà ló serious pẹ̀lú tó ń ṣe tí bá yà rí so ant astaghfiruka wa alaikum wa rahmatullahi